وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجو الله سبحانه وتعالى أترى عليكم كي كيفون نبو محمد صلى الله عليه وسلم ليتي أشياء إني أنا nípa ìkẹ́lẹ̀ kan ó tó mọ́ bá ìsìn ìsìláàmù yẹn jẹ́ tó mọ́ jẹ́ náà ni ìmá kíyàn kórìíra nǹkan tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá sọ kí yẹ kúrira ẹ̀sìn Ọlọ́run bá tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó mú wá kò ma practice ẹ̀sìn yẹ ẹlùmíwà ó kúrira ìmákíyàn lóòwọ́n because nǹkan tí ẹ̀sìn nínú àwọn nifakun i'tiqadiyyun sí ni nifaku tó gbíyàn jáde kò nínú ẹ̀sẹ̀ islam ni irú nifaka àwọn munafiki ayé ànábí oní àwọn tó ṣe pé wọ́n kàn ń pẹ̀lú àwọn ní mùsùlùmí ni ẹkàrí lóòtọ́ but in tán ṣe ní islam yẹ wọ́n hìtì ẹ̀gẹ́ wọ́n problem àbí ẹlòmí ó hìtì bí islam ṣe haroma zina inú ló dùn sí islam bá ti fi wálẹ̀ náà

hubbu duniya wa itharuha ala al-akhirah kíyàn nífẹ́ ayé ẹmẹ̀ nífẹ́ ayé pé ó ní ìpele ìpele ìpele ó ní levels ṣẹ́kítí fi ayé bá padà gádé bí ẹ̀mí ló bá padà gádé ayé kan nínú ẹ̀mí èyàn máa hẹ́tì ẹ̀sìn ni because ó máa rí ẹ̀sìn gẹ́gẹ́ bí ìdíwọ́ fún tó fẹ́ múnú ayé òun náà tún ní ẹtún ní òtún dá kí ẹtún ṣẹlẹ̀ ẹlé elénà tó dá elénà tó dá àgbọ́dọ̀ tó jẹ rìbá àgbọ́dọ̀ tó gbówó èdè ẹwọ ẹwọ yóò sì bẹ̀rẹ̀ sí ní máa hate ẹ̀sìn díẹ̀ díẹ̀ lọ́jọ́ ma rẹ́sìn nítorí ìfẹ́ yìí ti kọ́ ẹni díẹ̀ yóò ma rẹ́sìn bí problem ẹ̀sìn yìí gani ẹlòmí ti sọ ẹlòmí ma ń sọ dáadáa pé ẹ̀sìn gani problem wa dáadáa tí ẹ̀ ti gbọ́dá darí pé ẹwọ ẹ̀sìn gani problem wa láyé járe tó wórí pé ẹ̀sìn ògbà wọn láyé láti ṣe tó fẹ́ sí ọwà ni pé àfá ṣe sùúrù àkọ́kọ́ ni pé innal hayata qalilatun ladatuha torí gbádùn ayé tó ń kéèkéèké tó fẹ́ torí ẹ̀ sọ ààrẹ délé rí búbá yìí kọ́wù ìgbádùn tó kéré ni ìgbádùn yóò tẹ̀sí kankan bẹ̀ wà lẹ́sà tàbí dúnìyà bí ṣe ayé yóò so tí wá rí ibi tó reality wà láìbí ẹ̀sẹ̀ tàbí hmm? dhikrillahi tatma'innul qulub ibi ìrántí ọlọ́wọ́ bá ibi ìdúró dédé lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ibẹ̀ ni ọkàn yẹn ti máa ń rí ìfọkànbalẹ̀ tí wò mọ̀ ipé ní ayíta wáyé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lówó ni mọ́tò 20 taníogun ọgbẹ́kàn kúrò síbẹ̀ ìmì táyà ìgánà àmì àmbá mi sọ́pọ̀ àwọn ilé kan tó wà ní ìsájọ̀ ní Nigeria fún ma olówó tọ́kọ síbẹ̀ ó kàn ó tí ó ti ìfẹ́lọ̀ tí ó gbẹ̀rẹ̀ bó sì pọ̀ láyé nìyẹn kíní kan wà owó tó lè tó bá ti ní so ìgbádùn yóò sí kẹ́kẹ́ mẹ́ afẹ́ra mọ́tò yóò sùọ́ ní ìsẹta rẹ̀ so kí tí ní ẹmọ fi ń dùn sáwọn káyọ ìgbádùn ẹ̀sìn yóò níbi tó wọ́n tán sí tiẹ̀ tó ìgbádùn ẹ̀sìn tiẹ̀ tó fi kú olè bá di ń fọ́ ní ìgbádùn táwọn ma akẹ́kọ̀ọ́ tamájáwọn tàbá ń sọ́dí ẹ̀sìn ìgbádùn táwọn ogójù lélé yóò ìgbádùn ẹni wípé sórí bó sì wà lókùn jẹ́ pé mo fẹ́ lówó mo fẹ́ kọ́lé mo fẹ́ ṣe kíníkan mo fẹ́ ṣe kíníkan à ń gbà pé tí ó bá wá yọ́wà bí ó bá sì lè wá ó bá sí olùgbújù bẹ́ẹ̀ lọ́kùn níwá náà àwọn tí wá bízí pẹ̀lú ẹ̀sìn ọlọ́ọ̀bá ti rẹ̀ sí mo ti hákùnrin àtẹ́ tó máa kọjú láàrín ẹ̀kí eh, ti parí kùrán láti jọ ìfà hadith yóò dòbò ti ha gan tí mo ti study kìíní yìí tí mo tẹ̀ tí mọ́ tọ́lọ̀ bá sọ bí kìíní ẹ̀gẹ́ ni in tó wà mọ́ tí ó jẹ́ problem ti ẹnu tó wò fi kún tí yóò ha mọ́ lélé pé mo gbùdọ̀ study ilé tán mo gbùdọ̀ mẹ́lẹ̀ ilé tí má ti mo gbùdọ̀ mọ́ lọ ibi táà ti rí dùn nínú wọ́n mọ́ gbà iwu lẹ́gbọ̀n àwọn ilé ìbọn lè ò ti ẹ̀ bẹ́ẹ̀ni ayé òkè ń ṣe kẹta ìyẹn ti ju ayé yẹn lọ automatically ṣe bá yà rí bọ̀ tí ẹ̀mà ti gbé ayé síwájú yẹn ẹlùmí làfáà mọ́ ní pé ayé tó bá láyé jẹ́ káyé wà lọ́wọ́ rẹ̀ ní mọ́jú wà nínú ọkọ̀ rẹ̀ ayé wà lọ́wọ́ rẹ̀ só táyé bá wà lọ́wọ́ rẹ̀ ó rẹ̀ bó wọ́ ni tó bá wà nínú kò sí ń tẹ́lé ṣe síṣẹ́ màlúwọ́ náà ni yóò wá ṣe ṣe ẹlòmí tó fi ó pọ́n kú ni ẹmàléyàn pọ́n tó fi kú ó kàn ṣe ṣe ìlówó lólólóló bó ṣe mọ́yìn lọ lẹ́nu bó ṣe kú dánù náà tó ti wá lówó báyìí alọ́ ní lówó kí ló ń dàmà rẹ̀ ó ń ṣe sùúrù ní tó bá ti sáà láàlì mọ́ sí wájú òkú sí ẹsẹ̀ torí tó ti mọ́ rí dùn nínú ẹ̀ torí tó pọ̀ sí kó ti ẹ̀sẹ̀ ọlọ́rọ̀ bí òṣùkó ti kùrán báyìí ó wá ń kàtẹ̀ sí rẹ̀

ẹlẹ́ẹ̀kẹfà nínú ọ̀nà tó mọ́ bẹ́ẹ̀sì jẹ́ eré nílẹ̀ kó tó kọmọ̀ láwùjọ ẹlòmíràn fún òtìdí kìtìrí ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ní kàwà ń kí wọn lásán o ni mani stahaza abishe imin dini rasulu ẹnikẹni tó bá ń fi nǹkan nínú ẹ̀sìn annabi ṣe yẹ̀gẹ́ ìfi ẹ̀sìn ṣe yẹ̀gẹ́ àwòtàwábìláhì àbí ń fi ẹ̀sìn ọlọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ àwòrìkọ́bìhì àbáwọn ìyàtọ́lọ́bá ló fi jẹ̀yẹ́ fi ṣe yẹ̀yẹ́ kàfàrọ̀ onítọ̀ ti di example mọ́ fi ẹ̀sìn ọlọ́ọ̀bá sí ẹ̀yẹ́ o ní pé bí kí ẹ̀mà hmm, sáwẹ́wà àwọn bóyọ́rọ̀ ọlọ́ọ̀ ni ọ̀rọ̀ ànẹ́bì ni bí àwọ ìtẹ́kùnlá o ìtẹ́kùnlá ìfẹ̀sí sí ẹ̀yẹ́ ni pé òkí ṣe mùsùlùmí ẹ̀rí pé àwọn ọ̀nẹ́bí tí Islam ọ̀nẹ̀kan ló wọnú ẹ̀ ọ̀nẹ́bí tó lè gbà jáde pọ̀ mẹ́ ọ̀nà bí tó gbà tó lè fò gbà fò jáde kò nínú Islam ó pọ̀ gẹ̀kí ń sẹ́yọ̀ta ọ̀nà kanáà ló gbà wọlé ṣahádàtù Allah ilaha illallah wa anna Muhammadan rasulullah ó ti di musulmi báyìí tó bá wù tọ́kọtọ́kọ lódodo pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ àtàwọn orígun rẹ̀ àmọ́nà tó gbà jíkèfè rí fọ́ tó bá mọ̀ ó jíkèfè rí wọ́lùmí ó fi kéwà mọ́mọ̀ tó ma ń ma ma fi ṣe bí kọ́mẹ́dì bí jókì àbáwọn tó ma ń láwọn ṣe skit fún yí wọ́n a ma fi rún ṣe skit àbíkẹ́lò ma fi àwọn ìmúrẹ̀ ẹ̀sìn ṣe skit àfáà kìníkan àfáà kìníkan àbíkọ́ ma fi Ramadan kọ́ ma fi ṣe skit àwọn ilé yóò lè jẹ́ mùsùlùmí kò pọ́sílù bóòlù ẹ̀fẹ́ jẹ́ mùsùlùmí bóòlù sí jẹ́ mùsùlùmí in tó bàbàrà lẹ́mì rẹ kó mọ́ bí sí ẹ̀yẹ kò pọ́sílù ẹ̀sìn yóò sí lẹ́mì rẹ ni tó lè mọ́ fi yá rẹ̀ ṣe skit ni kó fi kíní kan nínú tí ó mọ̀ bóyá ìyá rẹ̀ ní diabetes kó wá diabetes yẹn sórí tiktok àbí kó bọ́ sórí linkedin àbí kó bọ́ sórí instagram ibùdá yẹn ti ń fi ayé wọn sórí búkàkà kiri náà ó gba àwọn ìyàwó lé wọ́n ti di ajóhòhò linkedin eh, sorry lórí tiktok eh, tiktok gan ọmọ tán pè bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òpònú mẹ́ta bí tiktok gbogbo ìwú ayé gbogbo òkú ibẹ̀ nẹ́tí ṣe èyí tó dìkẹ̀ fèrí náà ibi tó ti lọ dìkẹ̀ fèrí náà ni ẹ yóò kà tẹ̀fún náà lórí ọkà wà ní ọkà mẹ́kí ló ti fẹ́ yóò kà sẹ́ẹ̀tẹ̀ wọ́n di bó bá ti wọ́ ni kàgbékò kalẹ̀ báyìí ti tẹ́ fídíò báyìí ma sọ olúgbó lọ gẹ́gẹ́ bí ẹranko ni àwọn yẹn wá gbogbo nǹkan 20 generation rẹ̀ ti ṣe orí discourse rẹ̀ ti fi ṣe kalẹ̀ báyìí wọ̀lá ẹlòmí ò mọ̀ yí pé tó ń bá tó dá gbogbo orígbú tó ń ṣe lórí tiktok yẹn gbogbo òkú tó ń tó ń gbogbo káàkiri yẹn àti àtọ́ ẹlòmí náà tún ní kò tún ní kàkàfà àtọ́kọba àtọ́kọ àti àwọn ẹjọ́ ṣe skip back honestly tàbí yóò tún mọ́ fọwọ́ pàyàwó rẹ̀ lára báyìí lórí tiktok gbà tó padà sọkún ẹ̀ tọ́nà bá jọ pẹ́ láyé díẹ̀ nígbà tó ọmọ bá dàgbà fẹ́ ah, mọ́mí kí lélẹ̀ pọ̀tàrí kò láyé rẹ̀ ó tún wá ṣe fídíò rẹ̀ kalẹ̀ fún ìràṣẹ́ bí wọ́n yíò ọ̀sẹ̀ fídíò fagbà lótẹ́ tó àṣírí ẹni ìwọ̀n ló bọ́ síta ẹ́ kullu nasi mu'afa illa al-muhajirun àwọn mujahirun afwan illa al-mujahirun ọlọ́ni Ànábì ní gbogbo ìlọ́lọ́wọ́ foríjì àyàfẹ́ni tó bá ń ṣe mujaharatu bil fiski Ànábì ní yóò wá sẹ́ṣẹ̀ kan lógún àbítàmù yóò rí ó sàn yóò sí yóò wá jí láàárọ̀ yóò wá ní ẹyẹ̀yẹ̀ mo ṣe bá yóò

àwọn lineage tí ní àtúbà fi àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ hàn ní kí mọ́ bó ṣe rí àwọn olùgbé wa ìtàn fi ṣe fáfù ní pé àwọn bàbá wa àwọn náà ẹ̀sìn ìsìlámù wọn lórí àwọn olùgbé ṣe fáfù pé ìyá mi tẹ́fì rẹ̀ sẹ́tẹ̀ gbogbo àdúgbò ta ọmọ mọ́mí mọ́mí mọ́mí mọ́mí rẹ̀ àwọn náà gbá mọ́sálásí kínífà so ogóbìnrin kan mọ́sálásí lọ́pàá lọ́gbá ogóbìnrin kan bímọ ogó ti sọ bíbọ́ lọ́lọ́bí tiktok dandandan wọ́n ti sọ fọ́lọ́lọ́bí instagram nítàbí ẹ̀yìnwájú táwọn yẹ́ fi ń sayé tàbí gbádùn ìhòhó wa láfí ń satisfy desire rẹ̀ oníkálùkù wá ti ní access sí òwò báyìí kò sí òwò tí ẹ̀jọ́ jùmọ́ oníkálùkù ti ní access sí ìrànkò ní ìdúkò lọ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ dàmúdà tó tó lè rí òwò obìnrin ó mọ̀ sákà kiri ni ìsìn follow page mi ẹ dákun like ẹ love and share love and like ẹ love ẹ promote ẹ ẹ share ẹbá wa view rẹ̀ mo ti ní kíní kan ọmọ tọ́rọ ìbó tó wá sí ni àwọn ìbó alágbàákò wọ́n ti wá fowó sí wọ́n tó bá ti lè ṣe rí dáadáa ó ní followers tó bá ti ní eye follower kan ó ti lè yóò tó mọ̀gbà youtube mọ́ fún yẹ̀ ní badge náà wọ́n kọ̀ ní badge kíní kan badge ó ti ní kíní kan 1.5 million followers ẹ̀hẹ́ tiktok náà fún yẹ̀ ẹlòmí owó tí tiktok bó bá tẹ̀sí lè sòkò sí ni àfáàmà sọ gínìkà wọ́n tó kọ́ lè tó ọrọ̀ tí àwọn èèyàn tí wọ́n wò bí ò lè tí ìtàrùbà tí ẹ̀kẹ́ lè tẹ́rẹ̀lẹ̀ wà láwọ́ gbajúmọ̀ kan lọ sí irú post office ẹ̀rá yìí kan bọ́ra rẹ̀ sí òun kọmọlé rẹ̀ káàkiri káyẹmọ̀ sí fídíò rẹ̀ ah ó went viral lẹ́nìí bá ti wá sórí gbóòtọ́ yóò alọ́jù lóṣèlé yóò àmúkọ̀ láìbá ẹ̀hẹ́n ó fẹ́ went viral lé went viral lórí orí igbó àtòfò àtàgbákò àtàdánù ohun tó padà sun ẹkùn rẹ̀ ó sùn láyé ó sùn wọnú sàárè ó sùn láyé ó sùn wọnú sàárè because kí ní ẹ̀lú ìgbà táwọn ìbá ṣe wò orí bú yóò máa bá ọ nínú sàárè òfòwò mọ̀ bá nínú sàárè pé ìwọ náà wà orúkọ rẹ̀ wà náà tó bá yé jẹ́ nígbà táwọn kẹtí wọ́n jẹ́gbẹ̀ẹ́ rẹ̀ táwọn wọ́n ibi táwọn ibi táwọn ti ń tó pẹ́pẹ́ kò ní bàjẹ́ kò ní bàjẹ́ kò ní dàrú ní ìwọ wà tó ti ń ba yíyàn jẹ́ lọ́wọ́ tó bá ti wá fún tán ìwọ gba pọ́ṣẹ̀ ibi ta ti ní wípé àwọn skit yìí o àbáwọn comedy àbáwọn eh, memes yìí àbíbẹ̀ẹ̀bẹ̀ lọ ń kọ́ o àwọn kíní ẹ̀kọ́ ó wá ń sọ àwọn ẹlòmíì di kèfèrí nítorí kí ni wọ́n ti fi gbogbo nǹkan tó wà láyé wọ́n ti fi sórí ibú tán kò jọjúmọ́ ẹ̀sìn ló kù ẹlùmí tó fi ń kọrin ẹ́ ẹlùmí tó fi ń sàwẹ́wà nígbàtáníkan ó fi asọ̀jàlàbí àkọrin láìpẹ́ aláwọ̀ yẹn pàrún agbóhùn lè ń pa èyí tẹ́ ń pè ní islamic music ń kọ́ ah, kí ni yàtọ̀ ẹ̀ kí kí ló fún ní jùrá ah, kí ló fún ní gbòyà láti ọgbà tó lè sẹ́ Saudi yóò so orí gúlò dìdí àmọ́ wípé à ah, ẹ̀yìn náà lùlù kírísìtà eh, kẹtù sọ́bẹ̀ mú wípé kí ni àtàmì mẹ́sì you beat drum you beat drum you dance you dance you sing you sing kí ni inú ọ̀gá ẹwà ẹ̀dà àfáwà ẹ̀yìn òyàtọ̀ tí ó rámọ̀ yóò àwọn local fast bus fún ní ilé gẹ́gẹ́lẹ̀ sí kí ní ẹ̀yìn òyẹ́ káwọn yẹn bí kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wallahi àwọn ẹmọ́ ń kọ bájí Islam fún àwọn kódà kò ní Islam tí mùsùlùmí kọba because wọ́n rí àkíkọ́ tó dìín wọ́n ni ẹgbà ah, wọ́n nǹkan tí ó jẹ́ mọ́ pẹ́sẹ̀ yẹ pé afẹ́ wa how you living your own life inú ọmọdá olóta ẹ̀sìn ní ẹ̀ẹ́n ẹ̀sìn tó bá ní kí ẹmọ sí báyìí ẹ̀sìn gẹ́gẹ́ lódúdú àmáwò ìyẹ́ tí wọ́n ti máa fèsì Islam débi pé kírísítẹ̀nì orí àtọ̀ láàrin Islam ó tún fẹ́yìn gẹ́gẹ́ tó kọ́ sọ́ọ̀sì àwọn gẹ́lẹ́ ẹ̀yìn lẹ́wà ń gbomi omi òfò omi àdánù omi táwọn gẹ́gbà láti ẹ̀fún òun ẹ̀fún òun tí ó tí ó bọ́ tí ó ó ń gbẹ́yìn gẹ́lẹ́ pọ̀ tẹwà ń gbomi ẹ̀yìn gẹ́wà ń gbà sẹmọ́fẹ́ kéjì ẹ̀wà ń gbà tẹ́kẹ̀jì lẹ́lẹ́gbà tẹ́tẹ́ nẹ́ra nínú sọ́ọ̀sì bẹ́ẹ̀ náà ibẹ̀ ẹ̀kọ́ ẹ̀dàkùn bóòlè yóò sì wà motivated láti gba Islam tó bá ń ṣe wá sí Islam fún pé mọ́mí Christianity kọlọ́nà Islam náà yóò kọ́ gbẹ̀ àfá ẹ̀yìn òtí ìmọ̀kẹ́kẹ́ ti àwọn yóò kùn jẹ́lọ́dọ̀ àtàwọn ìmọ̀ sí ẹ̀sẹ̀ sí ẹ̀yẹ wallahi kúfúrò ni tí ó dẹ̀ ní excuse kẹ́kẹ́ wípé kò ẹ̀kíní o sáàlọ̀ pẹ́sìn ní tó bá sílọ̀ pẹ́sìn ní kẹ́ ní ẹ̀ ìfisí ẹ̀yẹ́ kèfèé ní ọ́ mọ́wùlẹ̀dà máa rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ gba Islam ní pẹ̀lú istighfar so sheikh Saalih Al Fawzān wani min anwa'i riddati al-istihza'u bima anzala Allah nínú nǹkan tó mọ́ jẹ́ kíyàn di kèfèrí òun ni ma fi ń tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ sí ẹyẹ aw bi shay'in mimma ja'a bihi ar-rasūlu sallallahu kò bá jẹ́ mustahabu nínú kèyí sọ̀rọ̀ èyàn ní kò lò kèyí sọ̀rọ̀ èyàn ní kò ṣe amẹ́sì ni tó bá fi ṣe yẹ̀yẹ́ okó ní islam ni o ka siwak wà kọ́sì ṣàrì gẹ́gẹ́ bí siwak àti ìmọ̀ mú níbi irun imú torí ní tó wà nínú ẹ̀sìn ní pé kíyàn mú níbi irun imú kíyàn wá fi irun gbọ̀kalẹ̀ ẹ́ wà áàrí ṣàrì ibìtì kíyàn mú àwọn irun abẹ́ nínú tó jẹ́ súnà ní kódà nínú àwọn fítọ́rọ̀ ní kíyàn kọ́ sọ rẹ̀ kíyàn sí ákùlù rẹ̀ wàtẹ̀kìlìmù àbáwọ̀fẹ́ rẹ̀ kíyàn mọ̀ gé ìkaná ìgé ìkaná nínú tó jẹ́ pé ẹ̀sìn mú wá ní kódà nínú àwọn súnà ní yàwùl jùmáà ní kíyàn gé ìkaná ó mọ̀ pípẹ́ ní ṣe wá ń gé ìkaná ẹ̀sìn náà ṣe o ìfinúrú iṣẹ́ báyìí sí ẹ̀yẹ́ àhà kúfù ni o Islam mú ṣeré o because ẹ̀sìn yóò dáwẹ́wàá tẹ́sìn bá ti dáwẹ́wàá kò ní wúlò mọ́ ó ti rí hikmọ̀ mẹ́bá yàbí ẹ̀sìn ní ẹwà dúkẹta lẹ́sìn wá preserve alẹ́sìn wá sọ ẹ̀mí wa ẹ̀sìn wá ṣe hifdhu al-nafs àbí hifdhu al-mal hifdhu al-irdi dúkìá rẹ̀ ẹ̀sìn wá protect ẹ̀ ìjọmọlúwàbí lineage al-nasab ẹwà wo ẹ̀sìn tó wá protect ẹ̀ tẹ́sìn láfimọ́wọ̀ example kankan fún àwọn ilẹ̀ kan ẹwọ haramu tọwà ti ní haramu kan ẹbọ́ sí sí ẹ̀yẹ tó lé ní kódà kírísítẹ̀ni lò àfà haramu lẹ́ ń ṣe owó wọ́n ó sì ẹ̀yẹ nífà àtàfà àtàwọn kírísítẹ̀ tọ́jọ́ ń ṣiṣẹ́ rọ́jọ́ àlọ́fíìsì ni bóyá fọ́ ọkọ̀ obìnrin àfà haramu ni ó haramu ni kèfèrí ni ó yẹ́ mùsùlùmí ń gbọ́nà ìbọn tó fẹ́ jẹ́ mùsùlùmí because ah bóò ló ṣe mọ́ kí un kan bẹ́ẹ̀ sí ẹ̀yẹ́ a níbi tí haram tó wọlé àwọn sàábẹ̀ ìfẹ́ sọ àwọn ah wọ́n ni ìmìlẹ̀ ní láyò ìjìbò ní ah mọ́ sí a ní wọ́n kí jẹ́ pé kò sí tẹ́wà bìkan sọ́wọ́ bọ́ ibi táwọn tọ́wọ̀ ẹ̀dẹ́ ah haramu ni ẹ̀rù mọ́ ẹ̀rù mọ́ mbà ká wó dákùn ẹ̀rù mbà kí n sọ pé haramu ni ó ní wọ́n fi sí ẹ̀yẹ́ yìí sì ká yìí tí ó jùmọ̀ pé o kìí ṣe mùsùlùmí wà káyà ń fún ọ ọlọ́bà sọ Al-Qur'an ọlọ́ni wàlá in sa'altahum tó bá bèèrè lọ́wọ́ wọn ìtàkàn bẹ̀rẹ̀ bí kíní asọ́tàn àbúkọ́kọ́ ẹmọgbọ́wò láyẹ̀kú lónà dájúdájú nǹkan tí wọ́n sọ fún ni wípé innama kunna nahudu wa nalabu láàkẹ̀sì bá kan ẹ̀yà fóòtí ẹ̀mà wà dántí wọn èyí ah, ó sì mọ̀ tẹ́kì kan pẹ́sẹ̀nà ó ti rí máa bí innama kunna nakhudu wa nal'ab a kan ṣeré ni a kan sáwàdá ní wọ́n mú gbọ́tọ́lọ̀ sọ́wọ́ kúl anábì sọ fún wọn abillahi sí ọlọ́wọ́ bá wa ayatihi àwọn àmì ọlọ́wọ́ bá wa rasulihi àtànẹ́bì ọlọ́wọ́ bá kuntum testahzi'un só ọmọ ah, kí ayà kùrán ni àbí wà àyà tí tí ayà ọlọ́bà ló fi sí ẹ̀yà àbí láta àtàdìrò ọlọ́ni ẹmọ́ mú excuse kẹkẹwa má sọ pé òun sẹ́rẹ́ ni o kọ̀dì kàfántùm bada ìmánikùn ó ti di kèfèrí lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ jẹ́ mùmìnì àfáàmì ni pé àwọn mùnẹ́fìkì là ní ẹ ọgọ̀rún àfáàmì rárá oúnjẹ ọlọ́ni pé kọ̀dì mú excuse kẹkẹwa ó ti di kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mùsùlùmí ni ọ́ àmúgbà tó ti fi ẹ̀sìn sí ẹ̀yẹ́ o fi àyà sí ẹ̀yẹ́ ìtọ́lọ̀ ní aṣòfin sí ẹ̀yẹ́ ìtànẹ́bì ní aṣòfin sí ẹ̀yẹ́ gbogbo tó ní pẹ̀lú ọlọ́bà bí sallallahu ó fi kan nínú rẹ̀ sí ẹ̀yẹ́ máa excuse kankan wá kọ̀dìkà fántùm bá da imanikum ó ti automatically lẹ́yìn ìgbà tó ti kọ́kọ́ jẹ́ mùmínì ó ti gbáyẹ̀ ó gbé nǹkan mùkún kèfèrí kí ló ṣe òfin àyà Kùránì how much more àwọn tí wọ́n wọ́n fi wọ́lá ẹgbogbo ẹgbogbo àwọn example tàbí mú wáyìí náà tó wá gbajúmọ̀ ọpọ̀ ẹ́ à ah, tó bá ahun ó jẹ ìyàwó na wallahi ìyá bá wù ìyá àbùdó sọba ayòrò dúwà hù ọ̀dọ̀ ọlọ́wọ̀ bá lẹ́ padà sí ìyá bá wù yọ bá wù bá yọ àyá ẹ̀ àlọ́ọ̀dọ̀ ó wá di táwọn èèyàn fi ń gbádùn tán fi ń sáwẹ́wà kódà ẹni táwọn èèyàn ṣe ní ẹgbẹ́ tó máa fẹ́ ní followers dáadáa tó bá ṣe wà sí ti báyìí ó ní ẹ̀kẹ́ followers wo afárá tí wọ́n lákún òdúdó ó ti wá jẹ́ kí òdúdó ọ̀gọ́ ó lè fà àwọn èèyàn gbogbo lọ́nà sọ́nà àmọ́ tó bá fẹ́ tètè ní fọ́lọ́ ọ̀rẹ́ ìtìgbò mọ́tòrí títọ̀ ó lè ọ̀fẹ́lẹ̀ pínpín kí kó san 10,000 50,000 naira rárá ọ̀fẹ́lẹ̀ wá bọ́ síbẹ̀ káwọn ní pé kọ́mọ wáwọn yà kùrán nìkan ó mọ lọ́pọ̀ kọmọ bí ṣe kọ́mẹ́dì kó tó di ọ̀túnla kó tó dọ̀túnla because àwọn tó di ẹ̀dà wọn kí ni àwọn ọ̀tá ìsáàbù wọn wọ́n tó níbi mọ́ fi àwọn kíní sí ẹ̀yẹ́ yóò mọ̀ jẹ́kẹ́ sí mọ́ fúyẹ́ lọ́kàwọ̀ èèyàn tí ó mọ́ tẹ́yẹ fún òmótò ẹ̀gẹ́ wọ́n bọ̀ púṣẹ̀ content wọ́n jẹ́ kó rí gan so tẹ́jẹ́ ìkẹtù bá ah, àbá yìí fọ́nì gan o yóò sáré láti pé jẹ yóò subscribe sí yóò mọ̀ follow ẹ̀ so yóò mọ̀ fún ní update yóò àti pé tí ò bá ti wá wò lójú ọba yìí kò ní kódà kí ní nínú àwọn kan tí àwọn tó jẹ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ tí wọ́n jẹ́ kó tún yẹ̀ nígbà àwọn nígbà àwọn short short video yẹn zẹ́n pé àwọn short short videos yẹn kọ́ ó ní impact tó lágbára gan níbi brain wa ó ń damage brain wa in what way people are now accustomed wọ́n ti wọ́n ti wà eh, accustomed wọ́n dẹ̀ ti wà used mọ́ wọ́n dẹ̀ ti ní addiction sí short short content ó ti pẹ́ ní ìsinmi ayé ẹlùmí ò lè dùn ó kàkùrù just a page of the Quran kò lè ká wọ́n sì gójú wallahi ó wà nínú àwọn sàhábà tí ma ń parí Quran láàrin ọjọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta ìmọ̀ ń parí Quran ìní ma ń parí ọjọ́ kan hatmù tó gbogbo ọlọ́bà ìpínlẹ̀ kìí ṣe pẹ̀lú alọ́dọ̀ àtàrọ̀dà lẹ́wọ̀ ọ̀rọ̀ wọ́n sì fara lẹ̀ ká albarka bẹ̀mí àti kó rán wọ́n ò tiktok náà apákan nínú àwọn òkùnrin èèyàn ó ní pé bóòlù mọ́mù Bukhari mọ́mù Bukhari wọ́n há more than 300,000 ahadi Imam Ahmad wọ́n há more than 1 million ahadi 1 million mọ́ pé ẹ̀ mọ́ mọ́ tí mo sọ 1 million mọ́ pé ò ìsinmi sí èsì bẹ́ẹ̀ni Ah, imam ahmad gbàtọ́ kéré wọ́n ti ha bí one of the 10,000 kékeré rẹ̀ bí wọ́n ti wọ́n ti tọmọ mẹ́sàn bí i méje sí mẹ́sàn wọ́n ti hamara 10,000 ahadi wọ́n mọ̀ sáfọ́ lórí báyìí not rẹ̀ hadata na kẹ́lẹ́kan hadata na hadata na kọ́lá ọdún lẹ́sàn bá rẹ̀ sọ́nà ó sì dánú wọn ní bíbi pé ọmọdún mẹ́sàn-án àfáàsí òfin ẹ́ ẹ̀bọ̀ra lélẹ́ yìí o and ránkiri ìwọ́n ni bóòyìn Bukhari ṣe ha tí ó dẹ̀ sáwọn modern day devices yìí ah, ah, àfà ní tó ń gbé kò sáwọn modern day devices yìí gẹ́gẹ́ ẹkọ́ yá because bóòlù ṣe ha bóòlù ti rí pdf rẹ̀ pdf rẹ̀ níjọ́ rí ha ìbòlò tí ó rí sórí ọjẹ́ app kan ní sórí app app tó bá bá play rẹ̀ app ìdókòlá ká ìtíwá ti kú lè ní láti ní ìdíkọ́ bá sí áàpù ẹ̀dàkẹ́ bá sí áàpù àwọn olè yóò ní áàpù Allahu akbar ah ẹ̀dàkẹ́ àwọ̀ kàbáyẹ̀ ibi táíwá ń bà gẹ́dẹ́ ní ẹ̀ but ó wá ń di pé short short content àwọn yìí tí wọ́n wà addicted man kódà tó máa rí wà sí gidi tí ó sì wọ́n láǹfààní tó máa ti pé 30 minutes eh, yóò fọ́ ọ̀dọ̀ ìbí yóò fi ìbí yóò ṣe fóònù báyìí yóò fi ìbí yóò swipe àwọn fóònù yà rẹ̀ kí n jòkó fún àṣìkò 30 minutes lókè ní àmọ́ lẹ́fìkọ́ àwọn afẹ́rẹ́ náà púpọ̀ ti converse tó bá já sọ́rọ̀ online àwọn afẹ́rẹ́ wà zamanjẹ́ lẹ́nu ìmí àní mo fi yọ́lọ̀ mo fi bóra àìfẹ́ mo tó já sí fídíò yìí ẹmọ́ tẹ́yìn sọ ni wà láyé kọ́ onye ayé ti wá bẹ̀rẹ̀ ojúgbé kó dáa àwọn àpáàdá àwọn ọkọ̀ nínú ìlú ó sì kọ odidi orin látòkè délé ọmọ o ọmọ ajánẹ́sì ó sì gba kọ́kọ̀ ó kọ́ tẹ́lẹ̀ ní o tó gbé fún jọ tẹ́kùnlù tẹ́kùnlù bàdíìzì wọ̀lá ó mí pọ̀pọ̀ mo fi ọ̀nà tó dámọ̀ tẹ́lẹ̀ ó mí pọ̀pọ̀ tẹ́kùnlù bàdíìzì tábàdàn gbogbo ọ̀tọ́ ni wọ́n rẹ̀ rí ẹ̀dàkùtẹ́ kẹ́ mọ́ sún ẹkún mọ́ sún ẹgbẹ̀ Allahu akbar kabira ibùlá fẹ́ bá ogun ní lẹ́bí pé ọkà òní ti wá lé kàlìhìjárọ̀ àṣájì kọ́sùwà ọkà wá wá lé bí òkúta bí àpáta àbíjù bẹ́ẹ̀ lọ gan kí nìdí àwọn kọ́ntẹ́ntì táwọn kọ́ntẹ́ntì nìyẹn ohun wíkìn máìdì wa ó jẹ́ kó máa lé gbogbo mùdùmùdùn àtórí ní tí mẹ́lú ọkà wa ó ti ká ọgbẹ̀dà أتف هذا أتف أتف هذا قبل موت ẹlẹ́kẹ̀ẹ́ ká wọ́n rẹ̀ tẹ́kì tí kọ́bla fawati al'awari before kásìkò tó lọ kọjọ́ tó bọ́ wàláhì inna al-hayata kọ̀nígbà وتمر من الأيام دبر وإنما نصاب إلى الآجال والعين تنتم فلا عائد ذاك الشباب الذي مضى ولا زائد هذا المسيح المكفر wàláhì tẹmọ́gbò ní àyà àwọn ọjọ́ ń kọjá ilẹ̀ ilẹ̀ ẹ̀ ti sú èyí tí má tọ́nàmbà látún dalílé ní tàlẹ́ ní ti sú tọ́láfún jáde ìgbà ó ní ọdún ìbẹ̀rẹ̀ ẹ̀wùkúta délé ní a ọ̀rọ̀mọ̀dán ní ṣe báyìí kù bí ágbẹ̀ méjì àti bí ágbẹ̀ ẹ̀rọ ìtọ́wọ́ ọjọ́ kọjá ọjọ́ kọjá ọjọ́ kọjá nìsáàkù ilẹ̀ àjẹ́ wọ́n bá wa lọ sínú tààrí wọ́n sàárè wà wọ́n àdúrà wọ́n ti wà lọ díẹ̀ díẹ̀ ó sì gba títì kò sí wọ́n òun lọ díẹ̀ díẹ̀ ni ó kàdà dé dùkan ó kàn rí pẹ́sẹ̀ kẹ́kẹ́ jẹ́ ni wà láàáyù ìdáka sàbábù lẹ́gbẹ̀ẹ́ mọ́dọ̀ táìmù ọ̀dọ́ tó fi ń sóòpù tó fi ń sóòrí bú ní ìsinmi kò sẹ́ni kẹ́kẹ́ tí ó gbọmọ padà wáwò ó kàdà sọ ẹkún rẹ̀ wà láàáyù hádà

wá sọ orí gúdú kékeré ní ìsinmi ayé ó wà lọ pàdé ọlọ́ọ̀bá ẹni tó sọ́kò ẹlọ́pù sí lọ́wọ́ jẹ́ ó jẹ́ dẹ̀ nítìna àbí Allah subhanahu wa